Say this loud and clear, beloved. And say it mercilessly. I arise by fire and move into signs and wonders. In the name of Jesus, open your mouth and begin to declare. I arise by fire and I move into signs and wonders. In the name of Jesus, I arise by fire. I move into signs and wonders. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. This next prayer is very important. Àdúrà tó kàn yóò ṣe pàtàkì. Because of the season we are in now. Torí àkókò tá a wà nínú rẹ̀. Every power. Gbogbo agbára. Calling my name for evil. Tó ń pe orúkọ mi fún ibi. expire in the name of Jesus. Open your mouth and declare it. Yes. Expire in the name of Jesus. Expire in the name of Jesus. Every power calling Expire! In Jesus' name we pray. Say anything planted in my life. To destroy my future. Láti uh, Somebody needs to shout this with holy anger. Can you shout it? Is that the loudest you can shout this important prayer? There! In the name of Jesus. Masekaya Boshendera ba. That's stretch. Masekaya Boshentera Bokoraba. In Jesus' name we pray. Lord God Jesus, I have a word for somebody here. I don't know who that person is. The last I should tell you. Bolúwa they have put your name. In an evil list. Sí àárín àwọn orúkọ orúkọ tí wọ́n fẹ́ ṣe níbi. But right now as you have prayed. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí níbo ti gbàdúrà yìí. The Almighty has done a substitution. Ọ̀gá ògbó ti pààrọ̀ orúkọ rẹ̀. By the time the list gets upstairs. Nígbà tí ìwé wọn yóò fi dókè. They will remove your name and put their names. Wọ́n á yọ orúkọ tìrẹ orúkọ tìrẹ ní òfìsì. Thank you, Jesus. Father, we thank you for this morning. Accept our thanks in Jesus' name. This morning, open our understanding. Lay your hands upon us. In Jesus' name we pray. Let's have a say, God bless you. And listen to me very carefully this morning. We're talking about the mystery of the spirit of heaviness. Ohun àdìtú ẹ̀mí ìwúwo ọkàn. The mystery. Ohun àdìtú. Of the spirit of heaviness. Ẹ̀mí ìwúwo ọkàn. Straight away, let's go to Psalm number sixty-nine. Lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ ká lọ sí orin Dáfídì ìkọkàndínní àádọ́rin. This message will help so many people. ìwàásù yìí yóò ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́. if they can put their heart to it. tí wọ́n bá lè fi sọ́kàn. psalm sixty-nine. orin dávidi ìkọkàndínláàádọ́rin. verse twenty. ẹsẹ̀ ogún. get there very quickly beloved. ẹ ká yára síbẹ̀. When you come to the house of God, you must come with your Bible. Bí a bá ń bọ̀ nílé Ọlọ́run, a gbọ́dọ̀ gbé Bíbélì dání. Those who love their destiny also come with writing materials. Because they say the faintest ink is better than the best brain. The faintest ink. is better than the best brain. Psalm sixty nine orin dávidi kọkàndínláàádọ́rin. verse twenty. ẹsẹ̀ ogún. he says reproach. ẹ̀gàn. had broken my heart. ti bà mí ní inú jẹ́. I pray. Mo gbàdúrà. At any reproach confronting you. ẹ̀gàn yòówù tó ń Shall be buried alive. Shall be buried alive. Shall be buried alive. Shall be buried alive. In the name of Jesus. Orúkọ Jésù. Reproach has power to break hearts. Ẹ̀gàn ní agbára láti bà ènìyàn nínú jẹ́. The reproach had broken my heart. Ẹ̀gàn ti bà mí ní inú jẹ́. So as a result of that broken heart he says and I am full of what? Heaviness. Èmi sì kún fún And I look for some to take pity. Èmi sì wòye fún ẹni tí yóò ṣàánú. But there was none. Ṣùgbọ́n kò sí. And for comforters. Àti fún àwọn olùtùnú. But I found None. ẹnìkan. We're talking about the mystery of the spirit of heaviness. À ń sọ̀rọ̀ nípa ohun àdìtú ẹ̀mí ìwúwo ọkàn. In Proverbs chapter twelve. Ìwé Verse twenty-five. Proverbs chapter twelve. Verse twenty-five. Are we there too? Proverbs twelve twenty-five. Ìwé orí kejìlá Heaviness in the heart of a man. Ìbìnújẹ́ ní àyà ènìyàn. Maketh it stoop. Nítorí rẹ̀ kodò. The person will be turned upside down. A dorí onítọ̀hún kodò. Because your heart is heavy. Nítorí ọkàn rẹ̀ wúwo. But a good word make it glad. Ṣùgbọ́n. ọ̀rọ̀ rere ni mo yọ. so heaviness turns a man's heart upside down. ìwúwo ọkàn àbí ìbìnújẹ́ a máa dorí ọkàn ènìyàn kodò. it destabilizes the heart. a da ọkàn rú. now in Isaiah sixty-one which you have read this morning. Isaiah orí kọkànlé ní ọgọ́ta tí a lówùúrọ̀ yìí. Isaiah sixty one which we read this morning. Isaiah orí kọkànlélọ́gọ́ta tí a kà lówùúrọ̀ yìí. Isaiah sixty one three. Isaiah orí kọkànlélọ́gọ́ta ẹsẹ̀ ìkẹta. Powerful verse. ẹsẹ̀ tó lágbára ni. from which so many songs have been taken. láti inú rẹ̀ wọ́n ti kọ ọ̀pọ̀lọpọ̀ orin. including the one that is in our praise worship booklet. àti wà nínú ìwé orin yìí wá. says. ó pé. gives me beauty for ashes the oil of joy for mourning that garment of praise for the spirit of heaviness that they might the trees of righteousness, the planting of the Lord, that he might be glorified. That's why they took that song. Isaiah 61.3. To appoint unto them that mourn in Zion. Láti yàn fún àwọn tí ń ṣọ̀fọ̀ fún Síónì. To give unto them beauty for ashes. Láti fi ọ̀ṣọ́ fún wọn nípò eérú. The oil of joy for mourning. Òróró ayọ̀ nípò ọ̀fọ̀. The garment of praise for spirit of heaviness. Nípò ẹ̀mí ìbànújẹ́. When the garment of praise now replaces the spirit of heaviness. Nígbà tí aṣọ ìyìn tó bá wá dípò ẹ̀mí ìbànújẹ́. It is then can be called the trees of righteousness, the planting of the Lord, then the Lord will be glorified. Ìgbà náà la lè pe onítọ̀hún ní igi òdodo ọ̀gbìn Olúwa ìgbà náà ni a ó sì yin Ọlọ́run. Give me beauty for ashes. The oil of joy for mourning. Òróró ayọ̀ ní of praise for the spirit of evidence that they might trees of righteousness, the planting of the Lord, that he might be glorified. There is a power that weighs people down. tó there is a power. that suffocates life out of you tó ń fún ìyè kúrò nínú ẹni. there is a power. agbára kan bẹ. assigned to quench laughter. tí wọ́n rán láti pa ayọ̀. there is a power. agbára kan wà. that will sit on somebody's heart and say there is a heavy load on that heart as if the heart is about to burst open. yóò jókòó lé ọkàn ènìyàn bí ẹni pé wọ́n gbé ẹrù wúwo lé ọkàn òun bí ẹni pé ọkàn òun fẹ́ bẹ́. there is a power. agbára kan bẹ. that sucks the blood of your vitality. tó máa ń fa ẹ̀jẹ̀ okun ènìyàn. There is a power. Agbára kan wà. That opposes your joy. Tó ń tako ayọ̀ ènìyàn. There is a power. Agbára kan wà. That ignites discouragement. Tó máa ń rú ìrẹ̀wẹ̀sì sókè. There is a power. Agbára kan wà. That magnetizes sorrow. Tó ń ṣe òǹfà ìbànújẹ́. There is a power, beloved. Agbára kan wà rárá. That can reposition a man for failure. Tó lè tún ènìyàn tò fún ìkùnà. that is a power. agbára kan wà. that can bring go slow to your breakthrough. tó lè mú súnkẹrẹ fàkẹrẹ dé bá àlàjá ènìyàn. that is a power. agbára kan wà. that can put a man or woman in a pit a dry pit. tó lè ju ènìyàn ìbáṣe ọkùnrin ìbáṣe obìnrin sínú ọ̀fìn ọ̀fìn gbígbẹ. that is a power. agbára kan wà. that causes sluggish breakthrough. tó mú kí àlàjá tí ò yára kó máa ṣẹlẹ̀. There is a power agbára kan bẹ that brings failure out of sure success. Tó mú ìkùnà jáde nínú àṣeyọrí tó dájú. Beloved, there is a power. Agbára kan wà rá. And that power is a forefather of depression. Agbára òun sì ni bàbá ńlá ìrẹ̀wẹ̀sì ọkàn. Insanity. Ìsínwín. And mental torture. Àti ìdálóró nínú ọpọlọ. There is a power agbára kan wà. that is an expert at distributing yokes. tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ká pín àjàgà. a yoke distributing power. agbára tó ń pín àjàgà. that is a power. agbára kan wà. that scuttles your concentration and dilutes your effort. tó máa ń da ìfọkànsí nǹkan ènìyàn rú tá sì máa ń mú kí àìyànjú ènìyàn kó dàrú. oh beloved there is a power once that power comes upon you it will. ignite your enemy and empower them to begin satanic praise worship. Ara agbára kan wà nígbà tí agbára òun bá balẹ̀ ọ yóò ru àwọn ọ̀tá rẹ sókè yóò sì jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìjọsìn búburú. Once that power is upon you, the enemies will begin to rejoice because they have won already. Nígbà tí agbára yẹn bá balẹ̀ ọ àwọn ọ̀tá yóò bẹ̀rẹ̀ sí yọ̀ nítorí wọ́n ti borí nìyẹn. There is a power that breaks heart. Agbára kan wà tó ń ènìyàn lọ́kàn jẹ́. There is a power that is It is the best magnet of high blood pressure, the best magnet of heart disease. Agbára kan wà tó jẹ́ òun lòǹfà tó dára jùlọ fún ẹ̀jẹ̀ ríru àti ìṣòro àbí àrùn ọkàn. There is a power that is very clever and is a tireless killer. Agbára kan wà tó jẹ́ ọlọ́gbọ́n ẹ̀wẹ́ tó sì jẹ́ apani tí kìí sinmi. The power has destroyed and has destroyed and is still destroyed. Agbára òun ó ti ń parun ó ń parun lọ́wọ́ ó sì ń parun síbẹ̀. there is a power that deflates and punctures the tire of your breakthrough. agbára kan wà tó ń dá táyà àlàjẹ́ ènìyàn lu. there is a power that empowers the enemy to put his leg on your neck. agbára kan wà tó ń fi ipá fún ọ̀tá láti gbé ẹsẹ̀ rẹ̀ lé ọrùn rẹ̀. There is a power that troubles one's heart as if somebody is tearing something in the pot. Agbára kan wà tó ń dààmú ọkàn ènìyàn bí ẹni pé wọ́n ń ro nǹkan bí ẹni tó ń ro kà. There is a power that kills interest in Bible reading, interest in prayer. You lose interest in reading the Bible, you lose interest in prayer, you lose interest in fellowship. There's a power that brings that. Agbára kan wà tó ń ṣokùnfà kí ènìyàn pàdánù ìfẹ́ láti ka Bíbélì, ìfẹ́ nínú àti àti gbàdúrà, ìfẹ́ nínú wíwá sí ìjọsìn. a power. Agbára kan bẹ. A terrible trap that traps people into the valley of slumber. Ìdẹkùn búburú tó ń há àwọn ènìyàn mọ́ sínú àfonífojì ògbé. There is a power that convinces a man that the life, life is ugly, life is unfair, life is bad. Who told you that life is fair anyway? Agbára kan wà tó máa ń mú dá àwọn ènìyàn lójú pé ilé ayé yìí máa burú o, ilé ayé yìí máa níkà o, ilé ayé dára o, ta ni sọ fún ọ pé ilé ayé sunwọ̀n tẹ́lẹ̀ náà. power agbára kan wà. that starts a journey into self pity. tó máa ń bẹ̀rẹ̀ ìrìn àjò wọnú ká máa bára ẹni kẹ́dùn. that is the power that makes a man to withdraw from everybody you don't want to talk to anybody again you just withdraw yourself. agbára kan wà tó mú kí ènìyàn ya ara rẹ̀ sọ́tọ̀ kúrò lára àwọn ènìyàn yòókù yóò kàn wá sẹ́gbẹ́ kan ní alẹ́ òun ò fẹ́ bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mọ́ òun ò fẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe. there is a power that turns people away from their responsibility. agbára kan wà tó máa ń mú kí àwọn ènìyàn kẹ̀yìn sí ojúṣe wọn. there is a power that imagines and fantasizes about death agbára kan wà tó mú kí àwọn ènìyàn máa ronú kí wọ́n sì máa gbèrò èrò tí ò dára nípa ikú. Beloved, pay attention. Ara ìjọ̀wọ́ ẹ fi yè sí mi. When you go to school, you don't only pay school fees, you have to pay attention in school. Nígbà tí ènìyàn bá lọ léèwé, kì í ṣe pé kéèyàn sanwó léèwé nìkan ni, o tún gbọ́dọ̀ fi yè sí ohun tó lùkọ́ ń wí. There is a power that has you to bite into your tithe, then brings problem later. Àgbàrá kan wà tí ó sọ fún ọ pé, má san ìdámẹ́wàá rẹ pé òun náà ni ó tún mú ìṣòro wá lẹ́yìn tó bá ṣe bẹ́ẹ̀. there is a power that pushes you away from your best friends. agbára kan wà tí yóò taari ènìyàn kúrò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ kòríkòsùn. your best friend is not your closest friend. ọ̀rẹ́ rẹ kòríkòsùn kì í ṣe òun ni ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́. your best friend is the one that brings out the best in you. ọ̀rẹ́ rẹ tó dára jùlọ òun lẹni tó bá tì ọ́ láti mú ohun tó dára jùlọ nù rẹ síta. there is a power. agbára kan wà that makes people to cry when cry is not necessary. tó máa mú káwọn ènìyàn sunkún nígbà tí wọn ò nílò ẹkún. that's a power. agbára kan bẹ. that makes people to go into every debt when they should not go to debt at all. tí yóò mú káwọn ènìyàn jẹ gbèsè rẹpẹtẹ nígbà tí gbèsè ò tọ́ sí wọn. that's a power that leads people into the valley of temptation. agbára kan wà tó ń darí àwọn ènìyàn lọ sí àfonífojì ìdẹ́wò. temptation is a suggestion looking for your agreement. ìdẹ́wò ó jẹ́ àbá tó ń wá kó o gbà fóun. There's a power that wants to make you talk your secrets into the hand of your enemies. There's a power that converts that converts a well-behaved man, a well-behaved boy into area boy. Then from area boy, he becomes area man. agbára kan wà tí yóò mú kí ọmọdékùnrin tí ó ní ìwà tàtà kó di jàǹdùkú láti jàǹdùkú kékeré yóò wá di jàgídíjàgan àgbàlagbà. There is a power. Agbára kan wà. That disgraces a man and makes the man powerless. Tó ń dojú ti ènìyàn, á sì jẹ́ kí ènìyàn náà kó di aláìlágbára. Zonta. Zonta. A man called Zonta. Ọkùnrin kan tó jẹ́ Zonta. was a very powerful comedian. Ó jẹ́ aláwàdà tó dára or oh, anybody who wants to laugh until your rib is cracking, go to a zonta show. ẹnikẹ́ni tó bá fẹ́ rẹ́rìn àárín tàkìtì kó lọ sí ibi tí zonta bá ti ń ṣeré. one day. Somebody went to a psychiatric hospital. Lọ́jọ́ kan ẹnìkan bá lọ sí ọ̀dọ̀ àwọn dókítà tó ń bójútó àrùn ọpọlọ. And the person was telling the doctor. Onítọ̀hún sì ń sọ fún dókítà. Say doctor I don't know what is wrong. Pé dókítà àwọn ò mọ ohun tó ń ṣe mí. I'm not happy. Inú mi ò dùn. My heart is heavy. Ọkàn mi wúwo. I'm confused. Ọkàn mi I feel like giving up. ó ṣe mí bí kí n kí n juwọ́ nù. was telling the doctor. ó sì ń sọ fún dókítà. and this psychiatrist doctor also a psychologist listen to him very carefully. dókítà òun tó mọ ohun ohun kúlẹ̀kúlẹ̀ nípa ọ̀rọ̀ ọpọlọ ó bá tẹ́tí gbọ́ dáadáa. and after he had listened for a while. lẹ́yìn tó gbọ́ ọ tán. say young man. báyọ̀ ọ̀dọ́ ọkùnrin. let me give an advice. jẹ́ kí gbà ọ́ níyànjú. tonight. Eh? lálẹ́ òní. go to zonta show. lọ sí. Si ibi tí zonta ti ń ṣeré. go to zonta show and laugh away your sorrow. kò sì rẹ́rìn kó gbàgbé gbogbo ìbànújẹ́ rẹ. if you go there all this body will be removed. o bá lọ síbẹ̀ gbogbo ìwúwo ọkàn yìí ló máa kúrò. the man looked at the doctor straight in the eye. ọkùnrin bá wo dókítà. say excuse me doctor. o pe dókítà ẹ jọ̀wọ́. I am zonta. èmi gangan ni zonta. a power that has no respect. agbára tí ó bọ̀wọ̀ fún nǹkan kan. What is this power? Kí ni agbára náà? It is the spirit of heaviness. Òun ni ẹ̀mí ìwúwo ọkàn. The spirit of heaviness. Ẹ̀mí ìwúwo ọkàn. The Bible says he gives beauty for ashes. Bíbélì wípé ó ń fúnni ní ọ̀ṣọ́ fún eérú. The oil of joy to replace money. Òróró ayọ̀ fún ìbànújẹ́. Then the garment of praise to replace the spirit of heaviness. Ẹ̀wù iyì láti rọ́pò ẹ̀mí ìbànújẹ́. Why is it that that of evidence has to be replaced with a garment you wrap yourself with? Kí ni ṣe tó jẹ́ pé ti ìwúwo ọkàn yìí a ń láti rọ́pò rẹ̀ pẹ̀lú aṣọ tí ènìyàn ó fi bu ara rẹ̀? Because the evidence too covers you like a cloth. Like Nítorí ìwúwo náà bó ṣe máa ń bu ènìyàn bí aṣọ nìyẹn. you cover the whole of the totality of the person. yóò bo gbogbo odidi onítọ̀hún. can you raise up your right hand and shout this loud and clear. lọ́wọ́ ọ̀tún rẹ sókè kígbe eléyìí lóhùn rárá. thou garment of heaviness. Ìwọ ẹ̀wù ìwúwo. Around my life. Tó yí ayé mi ká. Catch fire. Jóná. In the name of Jesus. Ní Jésù. Open your mouth and begin to declare. Something is breaking loose over there. Open your mouth, open your mouth. In Jesus' name we pray. What is the spirit of heaviness? The spirit of heaviness is the spirit of abandonment. Ẹ̀mí ìwúwo ni ẹ̀mí ìpa ènìyàn tì. Just feel that everybody has abandoned me so oh, that's it. Gbogbo ènìyàn ti pa mí tì kò jù bẹ́ẹ̀ lọ. What is the spirit of heaviness? Kí ni ẹ̀mí ìwúwo? Is the spirit of the bastard. Òun ni ẹ̀mí ọmọ àlè. The Bible definition of bastard is any child that is born outside marriage is a bastard and that child will need deliverance. àlàyé tí bíbélì ṣe nípa ọmọ àlè ni pé ọmọ yòówù tí wọ́n bá bí láì ṣe pé bàbá àti ìyá rẹ̀ wọ́n ṣe ìgbéyàwó irú ọmọ bẹ́ẹ̀ yóò sì nílò ìtúsílẹ̀. Once you get born again as a Christian. nígbà tó bá di àtúnbí. with due respect. mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ wí báyìí o. there is no court. kò sí ilé ẹjọ́. or mosque kò sí mọ́ṣáláṣí. or dowry. kò sí owó orí. or engagement. kò sí ìdáná. that can join you to a woman. tó lè so pọ̀ mọ́ obìnrin. All believers who are born again, your marriage is not complete until you stand at the altar and somebody stand as a priest to represent God and joins you together. If you haven't done that one, you are still having a girlfriend in your house. Kristẹni tó bá ti di àtúnbí, ìgbéyàwó kan ṣo tó lè so yín pọ̀, òun ni kẹ́ ẹ dúró níwájú pẹpẹ kí ẹnìkan kó dúró gẹ́gẹ́ bí àlùfáà tí í ṣe aṣojú Ọlọ́run kó sì po oun ni ke papọ̀ láì bi alufaa ti ì papo lai ìyẹn ìwọ àti obìnrin tẹ́ ẹjọ́ ń gbélé ọ̀rẹ́kùnrin àtọ̀rẹ́bìnrin abánidẹ́ṣẹ̀ nìyí. the court with due respect has no power to join believers together. They can only fill paper. But when you are talking about joining, spiritual joining, a man has to stand in the position of God and say, I declare you husband and wife as from this day. Ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ wípé ilé ẹjọ́ kò láṣẹ kankan láti onígbàgbọ́ pọ̀ nínú ìgbéyàwó. Ìwé nìkan náà lè gbé sílẹ̀ kan fọwọ́ sí. Ẹnìkan gbọ́dọ̀ dúró níwájú pẹpẹ gẹ́gẹ́ bí aṣojú ọlọ́run sì sọ pé ọkùnrin obìnrin mo so yín pọ̀ ní orúkọ olúwa. if you haven't done that you are not married yet correctly you have only fulfilled some conditions but not complete marriage as far as a Christian is concerned and so all the children you've had under that one the Bible classifies, classifies them as bastards and they will need deliverance. bí o bá ti ṣe eléyìí ọkàn lára àwọn àmúyẹ ni ò tí parí gbogbo rẹ̀ gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bá bí nírú ara ìsọ̀rí yẹn Bíbélì pè wọ́n ní ọmọ àlè àfìgbà tẹ bá wá ṣe àṣeparí ọ̀hun. you say but I pray I pray that dowry so I have a right to be sleeping with her. Zero if you are a Christian. That dowry is just a process until you have been declared husband and wife. Bàbá eh, ṣùgbọ́n mo ti sanwó orí rẹ̀ nítorí náà mo lẹ́tọ̀ọ́ láti máa bá a ṣe pọ̀. Irọ́ ni o gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì òfo nìyẹn àfìgbà tó bá ṣe ìgbéyàwó ló tó pé. The spirit of heaviness makes you a bastard in the house of your father. ẹ̀mí ìwúwo yìí yóò jẹ́ kí ènìyàn jẹ́ ọmọ àlè nílé bàbá rẹ̀. What is the spirit of heaviness? Kí ni ẹ̀mí ìwúwo? Is the spirit of the broken heart. Òun ni ẹ̀mí ọkàn tó bàjẹ́. What is the spirit of heaviness? Kí ni ẹ̀mí ìwúwo? Is the spirit of evil burden upon their heart. Òun ni ẹ̀mí ẹrù wúwo búburú tó wà lórí ọkàn. The spirit of negative condemnation. Ẹ̀mí dídára ẹni lẹ́bi búburú. the spirit of continual sadness. ẹ̀mí kí ènìyàn máa banújẹ́ nígbà gbogbo. the critical spirit. ẹ̀mí ìpẹ̀gàn. You will criti criticize everything. Ó bẹnu àtẹ́lu gbogbo nǹkan. Everything you see you criticize. Gbogbo nǹkan tó bá rí báyìí ó bẹnu àtẹ́lu wọn. The spirit of evidence is the spirit of cruelty. Ẹ̀mí ìwúwo ni ẹ̀mí ìkà àbí ẹ̀mí dídánilóró. Wicked and cruel people have an heavy load inside. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó burú tó jẹ́ ìkà yẹn wọ́n ní ẹrù wúwo nínú. Something is still going wrong inside. Ohun kan ń ṣọwọ́ òdì nínú wọn ni. The spirit of heaviness is the spirit of unnecessary crying. ẹ̀mí ìwúwo ọkàn òun ni ẹ̀mí kí ènìyàn máa sunkún ẹkún tí ò nídìí. the spirit of heaviness is the spirit of death of the inside. ẹ̀mí ìwúwo òun ni ẹ̀mí kí ènìyàn kú nínú. the spirit of heaviness is the spirit of defeat. you have accepted defeat. ẹ̀mí ìwúwo ni ẹ̀mí kí ènìyàn gbà pé wọ́n ti ṣẹ́gun òun. you agree that it is over nothing again. o gbà pé ó ti parí nìyẹn kò tún sí nǹkan mi tó lè ṣẹlẹ̀ mọ́. the spirit of heaviness. ẹ̀mí ìwúwo. it was Many years ago, I think it was when Old Road. Lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà tá a wà lórí Road. One week to the wedding of a sister, the man who wanted to marry her just came and said, sorry, I can't marry you again and that's it. Ó kù ọ̀sẹ̀ kan tí wọ́n ṣègbéyàwó pẹ̀lú arábìnrin kan ní ọkùnrin tó fẹ́ẹ́ fẹ́ bá wá ó lóun mọ́ òun ò tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ náà mọ́. They packed the lady like clothes to me. She was like vegetable. Wọ́n bá kó ọmọbìnrin òun wọ́n fà á bíi. bí ẹni ń kó aṣọ ni wọn kó wá sọ́dọ̀ mi. she was opening her eyes tears were dropping without winking and she was looking dead. ó lajú omijé ń dà lójú rẹ̀ láì jẹ́ kó ṣẹ́jú ó sì jọ bí kó ti kú. and she said. ó sì wí pé. Olukoya. Dókítà Olukoya. Let me die. Ẹ jẹ́ kí n kú. I said no. You cannot die because of this. O This is not the end. Say you don't understand, sir. Oh, you, you don't understand. Oh, the, the situation is more terrible. The man has, the man ran away with the sheep's bridesmaid. Ọ̀rọ̀ ń burú nítorí pé ọ̀rẹ́ ìyàwó ló gbọ́kọ̀ sá lọ. Say let me die. Anyway, talk, talk, talk, talk to her, pray, pray, pray, pray. Mo sọ̀rọ̀ títí títí, mo gbàdúrà títí. We encourage her. A sì mú lọ́kàn le. And slowly she got out of it díẹ̀ díẹ̀ ó bọ̀ nù and the man ran off to go and marry bishop bridesmaid. ọkùnrin ó sì sá lọ lọ fẹ́ ọ̀rẹ́ ìyàwó. two weeks after this wedding. lẹ́yìn ọ̀sẹ̀ kejì. They were going to Shagamu. Wọ́n lọ sí Shagamu ni. Their vehicle had an accident. Ọkọ̀ wọn ní ìjàmbá. This man and, the, and his chief bridesmaid that he stole away died instantly. Ọkùnrin ọ̀hún àti ọ̀rẹ́ ìyàwó tó gbé sá lọ, wọ́n sì kú lójú ẹsẹ̀ ń bẹ̀. That George said his sister and said, Ah. Eléyìí ló wá mi arábìnrin òun ní ah. I thank God o. Oh. Mo mà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. She should been in that car. Èmi ló yẹ kí n wà náà kọ yẹn nìyẹn. Now she is married. Nísìnyí ó ti wá ṣe ìgbéyàwó. She has married an MFM pastor. Ó ti fẹ́ olùṣọ́ àgùntàn orí òkè náà àti iṣẹ́ ìyanu. Amen. Àmín. They don't live in Nigeria anymore. They are ministering abroad. Wọn wọn gbé Nàìjíríà mọ́ òkè òkun ni wọ́n ń gbé. Anytime I travel abroad and I see her. Gbogbo ìgbà tí n bá lọ sókè òkun tí mo bá rí. sister eh, let me die. Alákẹ́ ẹ jẹ́ kí n o. <laughs> Amen. Àmín. Ṣé Father allowed you to die that time? Ìbá ti jẹ́ kó kú nígbà yẹn. <laughs> You won't be here now. O ò ní sí bí I pray. O gbadura! that every internal defeat. ṣé gbogbo ìjákulẹ̀ nínú. will be buried today. yóò dàgbé kulé. be buried today. Will be buried today. Will be buried today. Will be buried today. yóò dàgbé kulé. in the name of Jesus. orúkọ Jésù. You are not a failure when you fall down. You are a failure when you surrender to the enemy. Nígbà téèyàn bá ṣubú, kì í ṣe ìgbà yẹn ló di ẹni ìkùnà. Ìgbà tó tó di ẹni ìkùnà ni ìgbà tó bá jùrè tó sọ̀rọ̀ ìdínú tán. What is the spirit of heaviness? Kí lẹ̀mí ìwúwo? It's the spirit of despair. Òun ni ẹ̀mí kéèyàn káwọ́rọ̀. The spirit of dejection. Ẹ̀mí pé wọ́n ti ta mí nù. the spirit of discouragement. ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ọkàn. the spirit of disgust. ẹ̀mí kí ènìyàn má bọ̀wọ̀ fún nǹkan kan. the spirit of disorder. ẹ̀mí àìlétò. a small problem comes. ìṣòro kékeré dé. and the person becomes disorderly. onítọ̀hún ó wá bẹ̀rẹ̀ sí í ṣe rúdurùdu. you begin to put your pants inside your pocket as handkerchief. ó bẹ̀rẹ̀ sí í wọ bàǹtẹ́ ó mú bàǹtẹ́ rẹ̀ ó jù sápò bí ẹni pàṣẹ olùjú ni. And he gets to the public and he's sweating and he brings out handkerchief. It's a punch that he's that is to rub his face. He's so confused. inú rẹ̀ kò débi pé ìgbà tó dóde ó yọ bàǹtẹ́ ọ̀hún ó bẹ̀rẹ̀ sí fi nujú àwọn ènìyàn á sì máa wò bákan. How can a man be rubbing his face with an underwear? Báwo lèyìn ó ṣe máa fi aṣọ àwọ̀tẹ́nu nujú? The spirit of heaviness can cause that. Ẹ̀mí ìwúwo lè farú nǹkan bẹ́ẹ̀. This is serious. Ọ̀rọ̀ tó lé ní. The spirit of evidence, is the spirit of fear. Ẹ̀mí ìwúwo òun ni ẹ̀mí ẹ̀rù. The spirit of trying to escape. Ẹ̀mí gbígbìyànjú láti sá. False burden. Ẹ̀rù wúwo èké. Fatigue. Ìrẹ̀wẹ̀sì. Gloom. Kí nǹkan kó ṣújú. The spirit of heaviness. Ẹ̀mí ìwúwo ni. To some people it manifests as the spirit of gluttony nínú ẹlòmíràn yóò fara hàn bí ẹ̀mí ajẹ́kì. when they are in trouble they begin to eat. nígbà tí wàhálà bá dé bá wọn wà bẹ̀rẹ̀ sí jẹun. they begin to eat. wọ́n á máa jẹun rẹpẹtẹ. they begin to balloon. wọ́n á máa wá wú. wọ́n á máa wú. and balloon. wọ́n á máa wú. The spirit of heaviness is, is, is what causes most of the constant headaches and migraines that people have. Ẹ̀mí ìwúwo yìí ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ orí fífọ́ àti túlù tó ń dààmú àwọn ẹlòmíì. The spirit of heaviness is the spirit of heartbreak and heartache. Ẹ̀mí ìwúwo òun ni ẹ̀mí tó ń bani lọ́kàn jẹ́ tó sì ń jẹ́ kí ìrora wà lọ́kàn. Is the spirit of helplessness. Òun ni ẹ̀mí àìlólùrànwọ́. Sometimes to some people it's the spirit of hyperactivity because his because his mind is so heavy and it becomes over friendly and it's doing everything excessively. Ní ọ̀dọ̀ ẹlòmíràn ẹ̀mí ìwúwo yà máa farahàn nípa ìtorí pé nǹkan pọ̀ tó ń dà á láàmú yóò máa ṣe ju bó ṣe yẹ lọ. Also some people is excessive dressing, excessive makeup. Tí ẹlòmíràn kó máa múra lámùjù kó máa ṣoge àṣejù. You paint two colours on your lips. Ó bu ọ̀dà méjì, ó bu lu ètè. You slash off your eyelid and eyebrow and draw a long like pencil mark black ó fa irun ojú kúrò ó gé ìpéǹpé ojú kúrò ó wá fi tìró òdúdú ó fi falà sí. you look for a green or pink powder you put it by the one left cheek for another one another left cheek. yóò wá àtíkè aláwọ̀ ewé yóò bù sí ẹ̀gbẹ́ kan yóò wá ètò aláwọ̀ pupa fẹ́rẹ́fẹ́ yóò kùn sí ẹ̀kẹ́ kejì. then the black hair God gave to you you tinted it in different colours again. irun dúdú tọ́lọ́run tún fún ọ ó tún bu ọ̀dà oríṣiríṣi lù. then you with aggression you push your breast up. pẹ̀lú ipá yóò tún ti ọyàn rẹ̀ sókè. Something is getting wrong inside. Ohun kan ń ṣọwọ́ òdì nínú. And the people. Àwọn ènìyàn. I don't understand why you are laughing. The people who call the thing makeup. Àwọn tó ń pe kíní wọ̀nyí lóge. Oh, they got it right. Wọ́n mọ ohun tí wọ́n ń sọ. It means the person is not up to standard. Ó túmọ̀ sí pé onítọ̀hún ò pé. So he tries to make it up. Ó wá ń gbìyànjú láti fi kún un. When your beauty is from heaven, you don't need the makeup. Nígbà tí ẹwà rẹ bá wá láti ọ̀run, o nílò ọ̀ṣọ́. And that's why ìdí nìyẹn it's good to allow a man to see you as you are now. tó fi dára nísinsìnyí kó o jẹ́ kọkùnrin ọ̀hún kó rí ọ bó o ti rí. when you remove all the panabitin and spraying. nígbà tó bá yọ gbogbo àwọn ọ̀dà tó nírúurú tó kùn tó yọ kúrò. because when you remove it and now since you properly say ah torí ńgbà tó bá wá yọ wọn tó lò wọn mọ tó rí ọ yóò wá wípé ah. so you are like this. àti báyìí lórí. I begin to say ah blood of Jesus. kò ní máa wípé ẹ̀jẹ̀ Jésù. The spirit of heaviness. Ẹ̀mí ìwúwo. Is the spirit of indifference. Òun ni ẹ̀mí àìnáání. Just couldn't be bothered anymore. Kò bìkítà nípa nǹkan kan mọ́. Say brother have you had your bath today? Arákùnrin jẹ́ ẹ̀tí wẹ̀ lónìí. Sure. Is it is this bed that is the problem now? Ṣé wíwẹ̀ ló kù? I don't even know where the bedroom is again. Mo ti ẹ̀ mọ ibi tí balùwẹ̀ wà mọ́. The spirit of heaviness is the spirit of inner heart ẹ̀mí ìwúwo ni ẹ̀mí ọgbẹ́ inú. The spirit of sleeplessness. Ẹ̀mí àìlèsùn. Roam around the bed, roam, roam, roam for the night, no sleep. Gbirigbiri lórí ibùsùn lóru kò ní sùn. And when you have a bad night, you will have a bad day. Nígbà tí òru ò bá sunwọ̀n, òjò náà ò lè sunwọ̀n. There is a function that sleep does to your body. Ó ní iṣẹ́ tó ń ṣe lára. The spirit of Heaviness is the spirit of laziness. Ẹ̀mí òwúwo ni ẹ̀mí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́. The spirit of mourning. Ẹ̀mí ṣíṣọ̀fọ̀. The spirit of rejection. Ẹ̀mí ìkọ̀sílẹ̀. The spirit of self-pity. Ẹ̀mí bíbára ẹni kẹ́dùn. Eh, eh, eh, If you know what is happening, you will feel sorry for me. Ẹ bá mọ ohun tó ṣẹlẹ̀ ni ẹ ó ká àná mi. Why should they treat me like this? Èdì ṣe tí wọ́n oh, ṣe mí báyìí. No, no, no. Rárá, rárá. Self-pity. Immediately you start the self-pity exercise. Nítorí tó bá bẹ̀rẹ̀ eh, ìdárayá ká máa kẹ́dùn. The demons will say shout hallelujah. Àwọn ẹ̀mí èṣù àmì ẹ̀ka hallelujah owó àwọn ti bà á. That's why the Bible says, let not your heart be troubled. Ìdí nìyẹn tí Bíbélì fi wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yóò dààmú. That let not that the Bible says and keep quiet. Bíbélì sọ pé má jẹ́ tó sì dákẹ́ yẹn. There's plenty of things hiding behind it. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ń bẹ̀. The spirit of Heaviness is the spirit of suicide. Ẹ̀mí ìwúwo òun ni ẹ̀mí píparẹ́ ni. The spirit of sorrow. Ẹ̀mí ìbànújẹ́. The spirit of sleepiness. Ẹ̀mí òrùn sísùn. A troubled spirit. Ẹ̀mí tó ń dààmú. The spirit of unworthiness. Ẹ̀mí àyẹ. The spirit of weariness. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì. A wounded spirit. Ẹ̀mí ẹ̀mí tó ti gba ọgbẹ́ the way out of the spirit of heaviness. ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀mí ìwúwo yìí. is to bind it. òun ká gbé you bind it and cast it out. ó gbèdè ó sì lè jáde ìgbóró ẹ̀mí ni. bind it and cast it out. ó gbèdè ó sì lè jáde. and then you now lose the spirit of praise upon your life. ó wàá tú ẹ̀mí yìí sínú ayé rẹ. you lose the spirit of joy and comfort upon your life. ó tú ẹ̀mí ayọ̀ àti ìtura sí ayé rẹ. Many of us need deliverance from this kind of spirits. Ọ̀pọ̀lọpọ̀ ala nílò ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ irú ẹ̀mí yìí. This is why some people pray powerful prayer but they don't seem to understand why the prayers are not being answered because. Ìdí nìyẹn tẹ́lómìíràn fi ń gbàdúrà tó lágbára ṣùgbọ́n kò yé wọn ìdí tàdúrà wọn ò fi rí ìdáhùn. Because they pray. Nítorí wọ́n gbàdúrà. Serious prayer. Wọ́n gbàdúrà gidigidi. They pray one thousand naira worth of prayer. Wọ́n gbàdúrà bíi ẹgbẹ̀rún náírà. And then they do five thousand naira of heaviness. wọ́n wá fi àyè gba ìwúwo ẹgbẹ̀rún márùn-ún náírà. that swallows all the prayers they prayed. eléyìí sì gbé gbogbo àdúrà tí wọ́n gbà mí. the bible says. bíbélì wípé. the man who has a double mind. ènìyàn oníyèméjì. so she doubter bá jẹ́ oníyèméjì. so you are like the waste of the sheep. tossed dàbí ìgbì omi òkun tá à ń say let not such a man. kí irú ẹni bẹ́ẹ̀. think that he can receive anything from the Lord. kó má ṣe lérò pé òun yóò rí ohunkóhun gbà lọ́wọ́ Olúwa. up and down. ó bá ń ṣe. up and down. òkè sódò. up and down. sókè sódò. up and down. sókè sódò. up and down. sókè sódò. this is a serious matter. ọ̀rọ̀ tó lé ní. You are the same person who laid hands on your head. Ìwọ náà ló gbé ọwọ́ lé orí rẹ. I bind every spirit of headache. I bind every spirit of this. You bind and bind and bind and bind. Gbédè ti dídídí. Then you drank water. O bá mu omi. You anointed the head with oil. O fi òróró yan orí rẹ. A few minutes later. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀. You went and bought tetracycline. Bá a tún lọ ra capsule. Took it to the pastor. O mú un lọ sọ́dọ̀ olùṣàgùtàn. Bless this one for me. Olùṣàgùtàn ẹ bá mi gbàdúrà sí ilé iná. Will I'd be nice to just pick it as I tetracycline. Kò bá ti dá kó wú lo capsule rẹ. The spirit of heaviness. Ẹ̀mí ìwúwo. Has downgraded many believers. Ó ti wọ́ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ nílẹ̀. Unfortunately. Ó wá ṣe ní láàánú. The word of God cannot be broken. A ò lè rú ọ̀rọ̀ Ọlọ́run. The Bible says. Bíbélì wípé. He that cometh to God ẹni tó bá tọ ọlọ́run wá. must believe that he is. ó gbọ́dọ̀ gbàgbọ́ pé ó ń bẹ. and that he is a reward of them that diligently seek him. àti pé òun ni olùsẹ̀sán fún àwọn tó farabalẹ̀ wá. but without faith. ṣùgbọ́n láìsí ìgbàgbọ́. impossible. kò ṣeé ṣe to please God. Láti wu Ọlọ́run. There are people here this morning. Àwọn ènìyàn wà níbí lówùúrọ̀ yìí. They not only need to bind this thing out of their lives. Ìṣe pé wọ́n kàn de nǹkan yìí kúrò nínú ayé wọn nìkan. They need to confess to the Lord that they were sorry. Wọ́n nílò láti tọrọ àforíjì lọ́wọ́ Olúwa. Take your fasting booklet now. Ẹ ká gbé ìwé àwẹ̀ wa jáde. Take your fasting booklet now. Yẹ ká mú ìwé àwẹ̀ wa jáde. Oh my comrade see the signal. Ah ẹgbẹ́ mi ẹ wà sí a. Waving in the sky. Bó ti ń fẹ́ lẹ́lẹ́. Reinforcements now appearing. Ogun Jésù fẹ́rẹ̀ dé Victory is now. Afẹ́rẹ̀ ṣẹ́gun. All the fourth farm coming. Lòdì mú èmi fẹ́rẹ̀ dé. Jesus signal still. Bẹ́ẹ̀ ni Jésù wí. Wave the answer back to heaven. Rọ́ọ̀dà òun padà sọ́run pé. By thy grace we will. Àwa yóò dì. Rise up on your feet now. ẹ I should sing that song. Oh my comrade. Báyìí kọrin yẹn. Ah Waving in the sky. Bó ti ń Oh, my country, see what it that way me. need the country, Hold the phone, hold the phone, oh I have no peace. I wave the answer, wave the answer, wave the answer, wave the answer. But the breath He that made us live with fire. spirit. Àwọn ẹ̀mí wọ̀nyí ẹ̀mí tí ò láàánú ni wọ́n. So we have no reason being kind to them at all. Torí náà ìwọ náà gbọ́dọ̀ ṣàánú fún wọn. Let nobody's voice overshadow your voice. Má jẹ́ bóhun ẹnikẹ́ni bóhun rẹ mọ́lẹ̀ o. Can you say this loud and clear? Wí báyìí lóhùn rárá. Arrows of death ọfà ikú. Fired into my heart. Ni wọ́n ta sí ọkàn mi. Backfire. In the name of Jesus. Open your mouth and stand against the arrows of death. Fired into your heart. Ni wọ́n ta sí ọkàn rẹ. Masepokoya bo shentera bokoya ba. Aha, aha. Fire. Yes. part. Open your mouth, open your mouth. Thou power of God, in the name of Jesus. Aha, aha. Pray. Lórúkọ Jésù la gbàdúrà. I want you to double your aggression. Ó fẹ́ kẹ́ fi kún ipá yìí. He gives beauty for ashes. Ó ń fúnni ní ọ̀ṣọ́ dípò eérú. Òróró ayọ̀. The garment of praise fọ́ọ̀kọ̀ àti aṣọ iyìn fún ẹ̀mí ìwúwo. Ìgbèlè ló ń ra. Garment of heaviness! Ẹ̀wù ìwúwo! Catch fire! Ọ̀nà! In the name of Jesus! Ní Jésù! In the name of Jesus! Garment of heaviness! Catch fire! In the name of Jesus! Yes, yes, yes. Very, very. In the name of Jesus, garment of heaven, catch fire in the name aha, of Jesus. Aha, aha, aha. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. This next prayer. Àdúrà tó kàn yìí. We're praying three hot times. A ó gbà á lẹ́ẹ̀mẹ́ta tó gbóná. Three three hot times. Ẹ̀mẹ́ta tó gbóná. Spirit of heaviness! I bind you. In the name of Jesus. Open your mouth and speak the bound. Wọ̀dún In the name of Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. Be bound, be bound, be bound, be bound, be bound. Wọ̀dún rika Ríkà pọ́sẹ́ńdé yẹrí máa Be bound in the name of Jesus. Wọ̀dún ìdè Jésù. In Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Now the first time get yourself ready. Ẹ jẹ́ ká múra sílẹ̀ fẹ́ kejì. Get yourself ready. Ẹ jẹ́ ká múra sílẹ̀. Open your mouth and pray. In the name of Jesus. You spirit of heaviness. Ìwẹ̀ mi wúwo. Be bound in the name of Jesus. Wọ́n Be bound in the name of Jesus. Wọ́n ní ìdè lórúkọ Jésù. Be bound in the name of Jesus. Wọ́n ní ìdè lórúkọ Jésù. Be bound in the name of Jesus. Wọ́n ní ìdè lórúkọ Jésù. Be bound in the name of Jesus. Wọ́n ní ìdè lórúkọ Jésù. Be bound in the name of Jesus. Wọ́n ní ìdè lórúkọ Jésù. Be bound in the name of Jesus. Wọ́n ní ìdè lórúkọ Jésù. Open your mouth and pray. Lẹ́nu rẹ̀ kó gbàdúrà. Open your mouth and pray. Lẹ́nu rẹ̀ kó gbàdúrà. Oh yes. Bẹ́ẹ̀ni. Oh yes. Bẹ́ẹ̀ni. In Jesus' name we pray. Lórúkọ Jésù. Spirit of heaviness! I bind you! In the name of Jesus! Oh yes! Benny. Oh yes! Benny. Oh yes! Benny. Oh yes! Benny. Thank you, Father. In Jesus' name we pray. Lórúkọ Jésù. The Lord said that to gather yourself together. Ara tún fẹ́ kẹ́ tún túnra mú. You are going to pray like this. Ẹ gba báyìí. Every arrow of sorrow. Gbogbo ọ̀pọ̀ ìbànújẹ́. Targeted into my destiny. wọ́n dojú rẹ̀ kọ àyànmọ́ mi. Say let me hear you. Ẹ gbóhùn sókè. Backfire! Bàbá lọ́dún ojú In the name of Jesus. Backfire. Backfire. Backfire. Backfire. Backfire. Backfire. Backfire. Backfire. In the name of Jesus. Orúkọ oh, Jésù. Oh yes. Bẹ́ẹ̀ni. Oh yes. Bẹ́ẹ̀ni. Oh yes. Bẹ́ẹ̀ni. In Jesus' name we pray. Lórúkọ Jésù. Now you are going to pray like this. Ó gbàdúrà báyìí. Thou spirit of heaviness. Ìwọ ẹ̀mí ìwúwo. That pursued my parents. Tó lépa àwọn òbí mi. Say that let me hear you. Ẹ̀wù bẹ́ẹ̀ kí n gbọ́. My love is not your candidate. Ayé mi ò sí fún ọ. Stop! of Jesus. You spirit of heaviness that pursued my parents. My life is not your candidate. Die in the name of Jesus. Aha. Die in the name of Jesus. Rika poseke popike poria matanda ya mori. Open your mouth and pray. Láìlú rẹ kó gbàdúrà. Open your mouth and pray. Open your mouth and pray. In Jesus name we pray. Lórúkọ Jésù. Now you are going to call your name. Ó wàá pe orúkọ rẹ. You are going to call your name. Ó pe orúkọ rẹ. You say Clement Imoru. I reject spirit of heaviness. Ìsíkẹ́rẹ́ akínbọ̀ mo kọ ẹ̀mí ìwúwo. You call your name. Ó pe orúkọ rẹ̀. I will reject that spirit. Ó sì kọ ẹ̀mí náà. Is a prophecy, a proclamation, a command. Àsọtẹ́lẹ̀ ni ìjẹ́wọ́ ni àṣẹ ni. Are you ready beloved? Ṣètì ṣètò àrà. Ìyá ṣọ́tọ̀ ní máa ṣẹ́dá. Ìdí orúkọ rẹ̀. Lẹ́mẹ̀s ìmọ̀rù. I reject spirit of heaviness. Ìdí orúkọ Jésù. Reject it, reject it. Call, call, call. Call your name and reject it. Orúkọ ara kò sí kọ́. Call the name of your children and reject it. Orúkọ ọmọ rẹ kò kọ́. Call the name of your husband and reject it. Orúkọ ọkọ rẹ kò kọ́. Call the name of your wife and reject it. Orúkọ ìyàwó rẹ kò kọ́. In the name of Jesus. Orúkọ Jésù. I clement imoro. Èmi I reject you spirit of eminence. I reject you. Mo kọ́. I reject you. Mo kọ́. I reject you. Mo kọ́. In the name of Jesus. Orúkọ Jésù. Thank you, Father. Baba. In Jesus name we pray. Lórúkọ Jésù la gba àdúrà. Heavenly Father, I pray for your children. Bàbá wa ọ̀run mo gbàdúrà fún àwọn ọmọ yín. Every arrow of heaviness. Ṣé gbogbo ọ̀fà ìwúwo? Targeted against your children. Tí wọ́n dojú rẹ̀ kọ àwọn ọmọ yín. Every arrow of sorrow. Gbogbo ọ̀fà ìbànújẹ́. Arrow of rejection. Ọ̀fà ìkọ̀sílẹ̀. Arrow of discouragement. Ọ̀fà ìdáyàbò. Agẹ́gẹ́dẹ́ gẹ́gẹ́ your children. Wọ́n dojú rẹ̀ kó àwọn ọmọ yín. Father, as Baba. your servant has said this morning. Gẹ́gẹ́ bí òjíṣẹ́ yín ti wí lówùúrọ̀ yìí. gather all these arrows together. A kó gbogbo ọba náà jọ. And we command them to backfire in the name of Jesus. Go back to your sender in the name of Jesus. Go back to your sender in the name of Jesus. Go back to your sender in the name of Jesus. Go back to your sender in the name of Jesus. This morning. Lówùúrọ̀ yìí. I decree. Ó pàṣẹ all the hardships in your life. gbogbo eru nínú ayé yìí. shall be taken out. yóò yọ kúrò. and be replaced. a sì rọ́pò rẹ̀. with beauty from the Lord in the name of Jesus. ìlú ọ̀ṣọ́ láti ọ̀dọ̀ Olúwa. Father, I pray for your children. Bàbá mo gbàdúrà fún ọmọ yín. Whatsoever that has been discouragement to them. Òkò tó ti jẹ́ ìdáyàbò fún wọn. Now that they have listened to your word. Nísinsìnyí tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yín. Let them begin to receive their joy. Wọ́n ti bẹ̀rẹ̀ sí gba ayọ̀ wọn. Receive your joy. Gba ayọ̀ rẹ. Receive your happiness. Gba ìdùnnú rẹ. In the name of Jesus. Orúkọ Jésù. Spirit of happiness, Ẹ̀mí ìwúwo. Be lifted in the name of Jesus. Bá kúrò lórúkọ Jésù. Be bound in the name of Jesus. Kúrò dè lórúkọ Jésù. We cast to out. Láti lọ́dọ̀ wọn kí. Whatever is that problem in your life. Ohun That is bowing down your, soul, your heart. Bowing down your soul. We are serving a God that knows no impossibility. I pray. Let those problems begin to receive divine attention. Receive divine attention. Receive divine attention. Receive divine attention. Receive divine attention. Receive divine in the name of Jesus. Whatsoever is that problem. Whether it has to do with your marriage. Whether it has to do with your finances. Whether it has to do with your marital life. Whether it has to do with your academics. Whether your workplace. Whatever the problem is. I decree today. Before you get to your house. Before you get to your house. receive that solution in the name of Jesus. báyìí ti ní orúkọ Jésù. Receive solution in the name of Jesus. Receive solution in the name of Jesus. Receive solution in the name of Jesus. Receive solution in the name of Jesus. The enemy has put his hands on the arrow. Ọ̀tá ti gbé ọwọ́ rẹ̀ lé ọfà. He has put his hands on the anchor to to to send out an arrow to somebody. ó sì ti fi sí ojú ọṣán láti tá sí ẹnìkan. I decree upon the life of any everyone that is here. mo pa àṣẹ sórí ayé ẹni gbogbo tó bẹ ní. every arrow of darkness. gbogbo ọ̀pọ̀ òkùnkùn. every arrow of tragedy. gbogbo ọ̀fà ìbànújẹ́. every arrow of calamity. gbogbo ọ̀fà àjálù. every arrow of disaster. gbogbo ọ̀fà jàǹbá. that every arrow that is not that has been assigned against anyone here. gbogbo ọ̀fà tí wọ́n yàn lòdì sí ẹnikẹ́ni ní bring sadness into your life. Láti mú ìbànújẹ́ wá bá ayé rẹ. To make you to cry before the end of this year. Láti mú ọsàn fún kọ́dún yóò tó parí. Let those arrows backfire in the name of Jesus. Bàbá tó ti wá lórúkọ Jésù. Backfire in the name of Jesus. Backfire in the name of Jesus. Backfire in the name of Jesus. Backfire in the name of Jesus. You will dance your dance. Ó jó ijó You will sing your song. Ó kọ The Lord will put a smile on your face. Olúwa yóò In the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus' name we are praying. Lórúkọ Jésù. Amen. Àmín.